إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní kásọ́sọ́ ni ọlọ́wọ́ bá lórí ọpẹ́ lórí gbogbo orí lórí gbogbo àánú lórí wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló ti gbẹ̀mí rẹ̀ lẹ́nu bàtà sọdútàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì pé òjò ọdún gangan lọ́wọ́ bá subhanahu wa ta'ala pè sọ́dọ̀ fayá ara akúnmọ́lá ọpẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala pọ̀ lórí wa orí ọlọ́wọ́ bá subhanahu wa pọ̀ lórí wa an jẹ́ pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àyàfi ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ibadallah ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba níbi ń tàn sí ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba níbi ń tàn sọ ẹ jẹ́ ká páyà Ọlọ́run Ọba níbi tàn gbàgbọ́ ibadallah pẹ̀lú páyà Ọlọ́run Ọba yóò gbé ìgbàgbọ́ nínú ìkápá gbogbo nǹkan ọ̀dọ̀ rẹ̀ ló wà ọlọ́wọ́ bá máa ṣe àdéhùn bẹ́ẹ̀ sí ọlọ́wọ́ bá máa ṣe ìlérí fàyà ra'akumullah ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àdéhùn ọlọ́wọ́ bá yóò ṣẹ ni wa'ada la yukhlifu Allahu wa'dahu ọlọ́wọ́ bó ní yapa àdéhùn rẹ̀ walakinna akthara an-nasi la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ma ibadallah ìgbàgbọ́ nínú àdéhùn ọlọ́wọ́ bá nínú àwọn nǹkan tí ma ń jẹ́ kí imani tó dúró kanyà ni nígbàtí àdánwò bá dé ìgbàgbọ́ nínú àdéhùn ọlọ́wọ́ bá ni ò ó ma léyàn láyé láti ma ṣiṣẹ́ dáadáa èyí mọ̀nà kan pé àwùjọ kan ń bọ́ o tí bó ọ̀tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó pè gbogbo àwọn nǹkan tó sàdéhùn rẹ̀ fún yàn fayára akumullah ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba ọlọ́lá ọba oníyì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba ọrẹ tó sì pé ó ma fún nǹkan báyìí báyìí àbí ma sí nǹkan báyìí báyìí fún ọ yóò fẹ́ sí ní gbogbo ọ̀nà yìí bó wá ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tó sì pé kò sí nǹkan kan tó lè fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun tí ọlọ́wọ́ ma sọ fún pé kó máa bẹ faman asdaqu min Allahi qila tàlẹni tó jẹ́ olódodo jọrọ ọba lọ ní ọ̀rọ̀ sáàlérí ni ẹni tó sì pé tó bá sọ̀rọ̀ gbogbo òdodo ni kò sí tí ń wíbá òdodo ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa man asdaqu min Allahi qila ibadallah ọlọ́wọ́ bá ìgbàgbé àdéhùn ọlọ́run ọba òun ni máa ń fa lọ́pọ̀lọpọ̀ ọba tọmọ èèyàn fi máa ń síwàwò ìgbàgbé pé ọlọ́run ọba wa'ada Allahu alladhina amanu wa 'amilu s-salihati jannat ipe ọlọ́run ọba ti sàdéhùn wọn fáwọn tó gbàgbọ́ àtàwọn yóò máa sàn yóò máa àwọn odò الله سبحانه وتعالى وعد الله المنافقين والمنافقات الله بات السادين فهو منافقية ومنافق لبو نار جهنم إنا جهنم الله سبحانه وتعالى سادين فهو يترون عباد الله إقبقون معدين الله با إن كان كتو سيبتكيني تي إيمانية تبامي إن تيها في من دا قدا ونبكين هاتو لو وقيا أو عدين الله بات السادين àwọn àdéhùn Ọlọ́run bá ti ṣe fún ẹni tó bá wà ń bí báyìí torí pé gbogbo pẹ́ bóyá àdéhùn Ọlọ́run bá ó ṣẹ o àdéhùn Ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní yé mọ́sẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa ní al-Qur'an al-Karim ọlọ́ba ni ya ayyuhan nas àdéhùn pé ọlọ́run ọbó gbé yí dìde anna Allaha yab'athu man fil qubur ọlọ́run ọbó gbé àwọn tó wà nínú sàárè ọlọ́run ọbó gbé wọn dìde gbogbo ẹni tó kú ọlọ́run ọba subhanahu wa ta'ala gbé dìde fala taghurrannakum al-hayatu dunya ẹ má jẹ́ kí ayé yìí kó jẹ́ kẹ́ gbàgbé àdéhùn ọlọ́run ọba wala yaghurrannakum billahi tún sọ fún wa nínú al-Qur'an pé wa idha qila inna wa'da Allahi haqq tí wọ́n bá ń sọ fún wọn pé àdéhùn Ọlọ́run Ọba òdodo ni àdéhùn Ọlọ́run Ọba òdodo ni ẹwọ àwọn annabi Ọlọ́run Ọba àtàwọn èèyàn wọn nígbà tí sọ fún ẹ gbàgbọ́ mọ́ Ọlọ́run Ọba tẹ́ bá gbàgbọ́ mọ́ Ọlọ́run in tó sàdéhùn rẹ̀ fún apọ́lọ́hun rẹ̀ yóò mú wá máa jẹ́ kó mú wá in kunta mina sadiqin so tó wáyé pé olódodo yọ so wọ́n sọ fáwọn annabi pé fa'tina bima ta'iduna in tó sàdéhùn rẹ̀ mú wá fún wa wọn mọ̀ pọ́lọ́hun bẹ́ yí apá àdéhùn ni ká ألا موعدكم الصبح ألا موعدهم الصبح أليس الصبح بقريب يعدون طبعا بصفون هنا الأصباع الأصباع لا قوام أليس الصبح بقريب يصبح سمم بي فيرعاكم الله الله سبحانه وتعالى قد أما صفان وجساره ipe ma ro pe ya pa adehun ti mo se pelu yin o ọlọ́ọ̀bá ni fàlátà ṣàbánà lọ́ha mukhlifa wa'dihi rusulahu ẹ má rò pọ́lọ́ wọn bó yapa àdéhùn tó ṣe fáwọn òjíṣẹ́ rẹ̀ inna Allaha azizun dhu intiqam ọlọ́wọ́n ọba ọba alágbára ni ọba tí ma ń gbẹ̀san ni o ní tó fi ṣe pé àwọn àdéhùn tọ́lọ́wọ́ bá ṣe fáwọn ànábì rẹ̀ ọlọ́wọ́ bá pé yẹ lọ́wọ́ bá wa ta'ala ti sàdéhùn fáwọn rẹ̀ wípé izhab ila fir'aun innahu tagha qala rabbi inni akhafu an yaqtulun yẹmọ̀ yí bẹ̀rù kó wọ́n pa mini qala la takhafa ẹ má bẹ̀rù inna inni ma'akuma asma'u wa ara èmi ọlọ́wọ́ bá ń pẹ̀lú ẹ̀yin méjèèjì kò sí tí ó sì ọ́ àdéhùn ọlọ́wọ́ bá pé àdéhùn ọlọ́wọ́ bá pẹ̀lú annabi Ibrahim ọlọ́wọ́ bá pé qalu harriquhu wansuru alihatakum in kuntum fa'ilin ẹjọ́ níná ẹran àwọn òsáyín lọ́wọ́ tó bá sì pé ẹfẹ́ sí tòótọ́ ọba ni qulna ya naru kuni bardan wa salamun ala ibrahim ìrẹ́nà máa tutù kò sì jẹ́ àláfíà fún annabi ibrahim ibadallah Allah subhanahu wa ta'ala ni ya pàdé rẹ̀ ẹwọ àdéhùn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe fún annabi muhammad sallallahu alaihi wasallam ẹwọ bá annabi ṣe gbàgbọ́ nù rẹ̀ tó annabi wọn maka tí ya ń jẹ àwọn sọ̀hábà rẹ̀ àwọn sọ̀hábà òun jẹjẹ ìyá wọn tún wọ́n ń fi ìyá jẹ wọ́n ń jù wọ́n ná ma yablughu al-mashriq ma yablughu al-layl wa an-nahar anabi wa makka tí islam ó ti tàn fá anabi sì ń sọ fá wọn sahaba pé anise islam tí mo gbé dání yóò débi tí àtọ̀sán àtòru ibi tí ọ̀sán àtòru mo nde gbogbo rẹ̀ ni ó dé ìgbàgbọ́ nu ade wọn Ọba subhanahu wa ta'ala ni ìgbàgbọ́ nu ade wọn Ọba ni in tí àwọn annabi ọlọ́wọ́ bá in tó fi ń jọ́sìn fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nìyẹn ìwọ̀n nabi musa alaihi salam nígbàtí ó déwájú odò àwọn fir'aun àtàwọn ogun rẹ̀ ń bọ̀ lẹ́yìn wani inna la mudraku a ó bá wa mú annabi musa gbàgbọ́ nù àdéhùn ọlọ́wọ́ bá qala kalla kò bal ma'iya rabbi sayahdi ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú mi yóò sì tọ́ mi sọ́nà ìbáraláà ẹjẹ́ ká bàbàrà àdíwọn ọ̀nà ọba gbogbo tọ́nà ọba subhanahu wa ta'ala sọ ẹjẹ́ ká bàbàrà rẹ̀ ọ̀nà ọba ni afẹ́nu wa'adinahu wa'adan hasanan fahuwa laqihi kẹmẹ mata'anahu mata'al hayati duniya ọ̀nà ọba ni sọ fún wa sí ẹni tá a àdéhùn fún àdéhùn tó dáa fún sódà gẹ́gẹ́ bí ẹni tá jẹ́ kó gbádùn ayé ni òjọ́ra wọn wájú ọlọ́run bá subhanahu wa ta'ala so ẹni tá sàdéhùn fún pé a fún ọlẹ́lẹ́ tó bá ṣe báyò a fún ọlẹ́lẹ́ tó bá ṣe báyò ibadallah ẹ̀yin ò gbọ́dọ̀ kúnnú àbíkẹ́ ẹ̀mọ́ tijú láti sọ àdéhùn ọlọ́run bá gẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn látara àìnígbàgbọ́sọ́ ọlọ́run bá látara ìtẹ́mbẹ́lẹ̀ ẹ̀sìn ọlọ́run bá tó bá rí èèyàn máa fi sáwàdà ní pé ẹ̀ sí torí bọ́nà ọba ti ló fún wọn fún níyàwó ló fi ń ṣe gbogbo rẹ̀ ibadallah ó gbàgbọ́ nínú àdéhùn ọlọ́run ọ̀rẹ́ ni ibadallah ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò sì ran àwọn olùgbàgbọ́ lọ́wọ́ ọlọ́run ọba ni wa wa inna jundana lahumul ghalibun àwọn àwọn ọmọ ogun ọlọ́ọ̀bá àwọn ni wọ́n borí gbogbo àwọn àdéhùn ọlọ́ọ̀bá nìyẹn ọlọ́ọ̀bá ni thumma nunajji rusulana walladhina amanu àníṣẹ́ àlà àwọn òjíṣẹ́ wa àtàwọn tó gbàgbọ́ ẹwọ bọ́lọ̀ bá sì lá annabi sallallahu alaihi wasallam ní Makkah sultan nabi sallallahu alaihi wasallam sọ pé tó bá yẹ pé ẹnìkan nù wọn nígbà tí wọ́n lé wọn tó bá wo ẹsẹ̀ rẹ̀ báyìí ni kò bá rí àwọn kò bá rí abubakar àti annabi sallallahu alaihi wasallam idh yaqulu li sahibihi la tahzan inna allaha ma'ana so ọlọ́wọ́ bá sí lóhun wà pẹ̀lú annabi annabi sì gbàwọ́ pẹ̀lú rẹ̀ so yí tó fi sí pé gbogbo àwọn àdéhùn tọ́lọ́wọ́ bá sí fún annabi sallallahu alaihi wasallam annabi sọ fún al'umma pé ah ọlọ́wọ́ so anabi ni a ah, haqqan ala Allah pé ẹ̀tọ́ tọ́lọ́wọ́ bá sí lórí ara rẹ̀ ni thalathun ala Allah awnuhum àti àtàwọn tọ́lọ́ tí Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé ana daminun lahum alẹ́mìíṣẹ́ ìní Ọlọ́run bá mò ń fẹ̀mí wọ́n balẹ̀ pé mo promise wọn ní nǹkan báyìí ibadallah ajíkàgbàgbọ́nú àdéhùn ìmáni tó sì pé ìmáni àmàdájú bí ìgbàkan rí báyìí wallahi ìgbàgbọ́nà àdínwọ̀n ọlọ́wọ́ bá òun ni ó rọrùn fún ní òjò kúmọ̀ rọrùn fún láti ṣe ìjọsìn jihadi rọrùn fún ibadallah jihadi rọrùn àwọn sọ̀hábà nílì sallallahu alaihi wasallam wọ́n sì ń ṣe wọ́n ṣe èyí tó ṣe pé nínú ẹgbàwá tó lálàáfíà mú sahihayn aníwà muhammad sallallahu alákùnrin kan ó wọ́n jẹ dẹ́bínú anábi sallallahu alaihi wasallam ó wọ́n bí anábi pé à ah, kí tí ẹ ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fún tó bá kú bá yọ náà wọ́n ni à àdínwọ̀ ọlọ́wọ́ bá ní pé ẹni tó bá kú sójú ọ̀nà tèmi ọlọ́wọ́ bá in ti fi sánlẹ̀ sánà àjẹ́nà alákùnrin yóò sì dọ́dọ́ bínú ó sì lọ jajajajajaja títí tó fi bá kú pàdé ìgbàgbọ́ náà ọlọ́wọ́ bá nìyẹn ìgbàgbọ́ náà dé ọlọ́ọba pé tó bá fún ọlọ́ọba in tansurullaha yansurkum bó bá ràn ọlọ́ọba lọ́wọ́ ọlọ́ọba ràn lọ́wọ́ ìgbàgbọ́ náà dé ọlọ́ọba ní kí ní máa má àwọn sọ̀hábà àwọn sọ̀hábà àwọn tán lówó láàrin àwọn sọ̀hábà e nabi ni ìgbàgbọ́ náà dínú pé áà ah, bí i Ànábì sallallahu alaihi wasallam tí a bá fún báyìí tí a bá ṣe báyìí torí pé Ọlọ́run bá ní lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ̀ ní rí dáadáa bírù tẹfẹ́ tó nífẹ̀ẹ́yìn nígbàtí kan náà àwọn sàhábà Ànábì tó gbọ́ àyà odidi ọgbà rẹ̀ ó sì fi tọrọ sójú ọ̀rọ̀ náà bá Ibadallah ìgbàgbọ́ nínú àdéhùn ọlọ́run ọba subhanahu wa ta'ala nìyẹn ìgbàgbọ́ pé ọlọ́run ọba àdéhùn rẹ̀ yóò mọ́sẹ́ o ìgbàgbọ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ran àwọn olùgbàgbọ́ lọ́wọ́ ọlọ́run ọba ó sì gbẹ̀san ọlọ́run fantaqamna minal ladhina ajramu wa kana haqqan alayna nasrul mu'minin ọmọ ni agbẹ̀san lára àwọn tó jẹ́ ọ̀daràn fantaqamna minal ladhina ajramu wa kana haqqan alayna ẹwọ́lọ́run ọba وكان حقا علينا الترجى لوري و نصر المؤمنين إن رأوا البابلوة ربنا دين الله سبحانه وتعالى gbogbo tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sọ pé wọ́n ṣe tí wọ́n náà bá ti dún nínú májẹ̀mú rẹ̀ ọlọ́wọ́ bó ṣe fún ọ ọlọ́wọ́ bá ní òun àwọn tó ní ikhlas ní ikhlas fún àwọn olùṣe dáadáa máa ṣe dáadáa rí dájú pé iṣẹ́ rẹ̀ ń pé májẹ̀mú pé iṣẹ́ ìṣe dáadáa gbàgbọ́ mú àdéhùn ọ̀rọ̀ ọba ọlọ́run ọba ní tilẹ̀ yìí táwọn olùgbàgbọ́ ní min ba'di dhikri anna al-arda yarithuha ibadiya salihun àti kọ́sẹ̀ min ba'di lawhul mahfuz ni walaqad katabna fi zaburi min ba'di dhikri lẹ́yìn bá ta tún ti kọ́ sínú lawhal mahfuz a tún kọ́ sínú zabur anna al-arda yarithuha ibadiya as-salihun a ní tilẹ̀ yìí fẹ́ nípa àwọn nǹkan tó ṣe ládéhùn náà nípa ọjọ́ ọgbẹ́ndé هذا ما هذا ما توعدون ليوم الحساب àwọn nǹkan t'Ọlọ́run bá ṣe ládéhùn fún ọjọ́ ẹ̀san ni inna hadha la rizquna ma lahu min nafa àwọn àwọn kílùkọ́ rẹ̀ àwọn arziki wa ni kò ní tán so kò ní tán Ọlọ́run bá sì ń ṣe àdéhùn pé àníṣẹ́ tẹ́ bá tẹ́ bá tẹ̀lé t'Ọlọ́run bá lórílẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala yóò fún yín ní ilẹ̀ tẹ́ bá ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala lórílẹ̀ tẹ́ ń fi òfin ọlọ́wọ́ tẹ́ fi rinlẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò jogun rẹ̀ fún yín ọlọ́wọ́ bá ni wa'ada Allahu alladhina amanu minkum wa 'amilu s-salihati la yastakhlifannahum fil ard ọlọ́wọ́ bá ń ṣe àdéhùn fún gẹ́bọ́nà ọba ṣe fi àwọn tó síwájú wọn jẹ àrólé lórílẹ̀ tí wọ́n darí ilẹ̀ wala yumakkinanna lahum dinahum alladhi irtada lahum ọlọ́wọ́ bó sì jẹ́ kó rìnlẹ̀ fún ẹ̀ sí wọn tó yọna fún wọn wala yubaddilannahum min ba'di khawfihim amna ọlọ́wọ́ bó wà rọ́pò fún wọn lẹ́yìn àti wọ́n ṣetán láti tẹ̀lé tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala lè ibadallah adéwọ̀ gbogbo àwọn àdéhùn yìí náà ẹ̀rí pé ó ní májẹ̀mú ó ní tọ́lọ́wọ́ bá ń sọ papọ̀ mẹ́ ẹ̀sẹ̀ báyìí ẹgbẹ̀lẹ̀ yóò ma sàdéhùn fún wọn yóò sì máa tẹ̀wọ́n

wípé èmi o mo sì sàdéhùn fún yín fa akhlaftukum mo sì yapa yín mo sàdéhùn fún yín lónìí o mo sì yapa yín torí pé ìníkapá kankan ìníkapá kankan lórí yín èmi kan mo kàn tàn yín ni ẹ̀yin náà gbà Ibadallah adéhùn adéhùn ọlọ́run ọba ní kéèyàn fẹ̀mí sí o adéhùn ọlọ́run ọba ní kéèyàn ọ̀rọ̀ máa o gbogbo ẹni tó bá sì gbàgbọ́ adéhùn ọlọ́run ọba subhanahu wa ta'ala ló mọ̀ ń dì mú ẹ̀wọ̀ yá nígbàtí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó la nabi musa ọlọ́wọ́ bá sọ pé a máa mọ̀lá pé faradadnahu ila ummihi kay taqarra aynuha wa la tahzan a dá padà lọ́sọ́dọ̀ ya rẹ̀ kí ẹ̀mí rẹ̀ bá fi lè balẹ̀ kó sì má bàmújẹ́ wa li ta'lam àti pé kẹ́ kò ní rí lẹ́lò ẹ̀rọ ẹni bí àwọn gbálẹ̀ ah wọ́n sì lọ ọlọ́wọ́ bá sì ní àwọn ẹni bí ò ní rí lẹ́lò ẹ̀rọ ẹni bí àwọn gbálẹ̀ ọlá pé ìbàjẹ́ pọ̀ náà ni lára àdéhùn ọlọ́wọ́ bá náà ni pé tí bàjẹ́ bá pọ̀ zahara al-fasadu fil barri wal bahri bima kasabat aydin nas yudhiquhum ba'da alladhi 'amilu la'annahum yarji'un

so tí àwọn tí wọ́n tẹ́yàn bá ń fẹ́ àdéhùn ọlọ́run ọba míì àwọn èèyàn yí padà náà ni àwọn èèyàn yí padà náà ni so gẹ́sí pé àwọn òpin ìwú òpí àdéhùn tọ́lọ́run ọba gbà lọ́wọ́ rẹ ó sì yína kan ọba ó sì ń bọ̀ nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run ọba òun pè nǹkan ní àtọ́sí wọn ọba ọlọ́run bá gba àdéhùn lọ́dọ̀ rẹ pé òun ló mọ̀ jọ́sìn fún ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan ló mọ̀ jọ́sìn fún òní jọ́sìn fún nǹkan ní ó sì yá pa àdéhùn ọlọ́run bá ó sì ń wo pé à gbogbo ti ẹ̀nà gbọ́dọ̀ pé ẹ̀yìn ọlọ́run bá ti ní tàbá tí yóò fi tọ́ sí àdéhùn ọ̀rọ̀ ọba tí yóò fi tọ́ sí àdéhùn ọ̀rọ̀ ọba tí yóò fi ní ọ̀rọ̀ ọba àmẹ́yìn kan lọ́wọ́ ọba sàdéhùn rẹ̀ fún wa alẹ́ àmẹ́yìn kan lọ́wọ́ sallallahu alaihi wasallam sàdéhùn rẹ̀ ẹni tó bá ṣe báyìí ọlọ́wọ́ bó fún báyìí ẹni tó bá ṣe báyìí ẹlùmí wá ṣe yíò wò pé àà kò rí bẹ́ẹ̀ fún un kò rí bẹ́ẹ̀ lára àwọn àdéhùn ọ̀rọ̀ ọba náà tún yẹ pé àníṣe yìí dán o ṣùgbọ́n lẹ́yìn sùúrù lẹ́yìn sùúrù lẹ́yìn tó bá ní sùúrù fọ́nà ọba àdéhùn ọ̀rọ̀ ọba náà tún rán ní pé òun tún rán ọ̀sẹ̀ ẹnubìlú wọn nàkùn àádàn yíwọ sẹ àdéhùn ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala ni àdéhùn ọ̀rọ̀ ọba wọ́n kí jímọ̀ lágbó káàbọ̀ òun ti débẹ̀ látàgbó kan kí lè yìí ń bá káwàí wọ́n kí inú lágbó mẹ́rin yóò ti débẹ̀ láti 3:30 torúkú gbàgbọ́ nínú àdéhùn ọlọ́wọ́ bá ní o torúkú gbàgbọ́ nínú àdéhùn ọlọ́wọ́ bá ní wọ́n ní monday àti thursday sọ̀rọ̀ àyàn ó sì máa gbá gbogbo gbà àdéhùn ọlọ́wọ́ bá ló gbàgbọ́ rẹ̀ fáà tó bá tún yin ọ̀rọ̀ èèyàn tán yóò tún gbé náfílà lé adéhùn ọlọ́run ọba ló gbàgbọ́ nínú rẹ̀ ẹ̀yẹ́ ká gbàgbọ́ nínú adéhùn ọlọ́run ọba subhanahu wa ta'ala àtẹ̀yí tó dá àtẹ̀yí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala fi ṣe ìlérí gbogbo ọlọ́run ọba òun sẹ́wọ́ ọlọ́run ọba òsì ní yapa adéhùn rẹ̀ barakallahu li wa lakum الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله الله سبحانه وتعالى the gracious and, majest and majestic has promised the believers many things in the Quran. And at the same time, Allah subhanahu wa ta'ala has punished, the sinners and the disbelievers many things in the noble Quran. And likewise, the Prophet sallallahu alaihi wasallam has mentioned some of these promises to us. That is why Allah, one of the foundations of the, of the worship of Allah subhanahu wa ta'ala, is to believe in the, in the promise of Allah is to believe in the promise of Allah subhanahu wa ta'ala and to be patient. We should be patient for the promise of Allah subhanahu wa ta'ala until it reaches us. But the person has to be careful and look into his actions. Your actions, are they deserving of the promise of the people of Jannah? Or are they deserving of the promise of the people of hellfire? Ibad Allah, as Allah subhanahu wa ta'ala has promised the people of Jannah the same way He has promised the people of Hellfire. That is why. وَنَادَى أَصْحَابُ الْأَعْرَافِ رِجَالًا يَعْرِفُونَهُمْ بِسِيمَاهُمْ ونادى ونادى أصحاب ونادى أصحاب النار أصحاب الجنة هل وجدتم ما وعدكم ربكم حقا So did you find what your Lord promised you to be the true, to be truth, to be true and to be truthful? قالوا نعم yes we find it to be truthful and they will say ah give us some of the things that Allah subhanahu wa ta'ala has given you ونادى أصحاب الأعراف أصحاب الجنة هل وجدتم ما وعدكم ربكم حقا قالوا نعم فأذن مؤذن فأذن مؤذن بينهم لعنة الله على الظالمين Then Allah subhanahu wa ta'ala says that the people of fire, they will call upon the people of Jannah. That, and afidu alayna min al Give us, give us from water. Or something that Allah subhanahu wa ta'ala has given you. قالوا إن الله حرمهما على الكافرين. That is also another promise of Allah. The promise of Allah is that the, the, the, the kuffar, the disbelievers, they will not taste the Jannah of Allah. In fact, they will not smell the Jannah of Allah. Ay, subhanallah, ibadallah. There are so many hadith, a hadith. We will read them and we just we just read them. We read so many hadith of the Prophet sallallahu alaihi wasallam. The Prophet will tell you, hey, whoever did, whoever does this, the person will not smell Jannah. Whoever does this, the person will not smell Jannah. The Prophet sallallahu alaihi wasallam said, العاريات الكاسيات الكاسيات العاريات المتبرجات المتفلجات So the Prophet ﷺ said, these women that they expose themselves, they will not smell Jannah. And Jannah can be smelled from 70 years journey away. So all of these, we should not take them with levity, ibad Allah. The promise of Allah is true, and it will come to pass. The promise of Allah is true, and it will come to pass. Ibad Allah, fasbir. إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون اللهم آت نفوسنا تقواها وزكها أنت man من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم ارزقنا يا رزاق اللهم ارزقنا يا رزاق اللهم ارزقنا يا رزاق اللهم اغفر لنا يا رب العالمين اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم بدلهم بخير منهم اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم أمنا في أوطاننا اللهم أمنا في بلادنا اللهم تقبل صلاتنا اللهم تقبل ركوعنا اللهم انصرنا فإننا مستضعفين يا رب العالمين اللهم انصرنا يا الله اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم اغفر للمسلمين والمسلمات الأحياء والأموات اللهم توفنا وأنت راض عنا يا رب العالمين اللهم توفنا وأنت راض عنا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد